الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه بعد السلام عليكم ورحمة الله وبركاته عليكم ورحمة الله وبركاته بنو تلين tí mo pẹ́ ní àmì so lọ́rẹ̀kí bí ta dé ta fẹ́ bẹ́ẹ̀ ọ̀nà ní láti wà bá ó so à ń ṣàlàyé bísmìlá ta ní pé bísmìlá so ó wà muta'alliqan jar majrur tó wà muta'alliqan pẹ̀lú fi'l mahdhuf so taqdiruhu af'al àbí iṣẹ́ táwọn bá fẹ́ ṣe at that particular moment òní ó máa jẹ́ taqdiru rẹ̀ táyé pé ó fẹ́ ka Qur'an ni yóò máa jẹ́ bismillahi aqra àbí táyé pé nǹkan tó fẹ́ ṣe ni pé ó fẹ́ kọ̀ǹkankan ni yóò máa jẹ́ bismillahi aktuba àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbí tó a ní pé yóò mọ̀ jẹ́ yóò mọ̀ jẹ́ fi'ilun khasun àbí bàbá a ní pé yóò mọ̀ jẹ́ fi'ilun khasun muta'akhirun gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ tó ní sí báyìí wọ́n ní pé wà bá ò bismillah wọ́n ní pé bá tó wà ní bismillah lil musahaba so báyìí wọ́n lò fún kí ni almusahaba so nínú àwọn kan tí bá mú túmọ̀ òun náà ni almusahaba ai ma'a ó tí àbí bí ma'ana ma'a pẹ̀lú ó ti àbí so báyìí so pẹ̀lú orúkọ Allah ma'a ismillah ó ti wọ́n ní báyìí ló túmọ̀ sí so báyìí wọ́n lè fún kíni al-musahaba so kíni musahaba náà ni kí bá kó ní ìtumọ̀ ma'a pẹ̀lú ó ti àbí aha wọ́n ní pé wàkíl àwọn míì ní pé ara bá tó wà ń bẹ̀rẹ̀ isti'ana ni mò ń lo ó ti àbí isti'ana mò ń lo orúkọ Allah so táwọn sọ pé musahaba pẹ̀lú orúkọ Allah táwọn sọ pé isti'ana mò ń lo orúkọ Allah ó ti yé àwọn tẹ́ẹ̀ bá wò dáadáa kò fẹ́ yàtọ̀ ìyá sí ó ti yàrí àwọn ni pé fayakunu takdir so tábà fẹ́ lo nǹkan méjì pé musahaba àti al-isti'ana at the same time nǹkan tí ó mọ̀ túmọ̀ ní pé kí ni bismillahi u'allifu torí pé èyàn tó kọ tíra kí ló fẹ́ ṣe táìmì yẹn ó fẹ́ kọ kankan ni àbí ó wá ní pé bismillahi a dẹ̀ ní pé fíìlù tí ó mọ̀ wà ń bẹ̀ yóò mọ jẹ́ nǹkan tó fẹ́ ṣe at that particular moment kí ló fẹ́ ṣe ní moment yẹn ó fẹ́ kàn kankan ni so kí ni kí kọ̀ọ̀kan ní lárúbáwá aláfà kí yẹn ọ̀sán kankan aláfà yóò alifu ta'lif ó ti ta'lifa ni fahuwa mu alifu ni tó kọ tíra wà mu aláfù ni kátà kọ ó ti fa'ala yufa'ilu taf'ilan fahuwa mufa'ilun wa mufa'alun in the same way alafa yu'allifu ta'lifan fa huwa mu'allifun wa mu'allafun ó tí àmì náà sọ afá ni pé tọ́wá fẹ́ lo àǹkan tàbí sọ níwájú ní sí báyìí nǹkan tàbí sọ ní wíkí ni bismillahi u'allifu bismillahi u'allifu pẹ̀lú orúkọ Allah àbí mo lórúkọ Allah láti fi kọ nǹkan tí mo kọ àbí tí mo fẹ́ kọ yìí ó tí àmì ọwá ni pé hálàkọ́ musta'ilan bi dhikrihi àmọ́ bí mo ṣe ń kọ kíní mo wà ní hálù èèyàn tó ń wá ìrànlọ́wọ́ pẹ̀lú dhikrullah àpé asọ́tẹ̀lẹ̀ pé a fẹ́ bẹ̀rẹ̀ a fẹ́ bẹ̀rẹ̀ yàní bismillah gbà àfi pẹ̀lú orúkọ Allah that is a fi fílù síwájú rẹ̀ láfi ní ká gbé fílù sí ẹ̀yìn kí nìdí torí isti'ana àti tabarok baraka ó ti àbí so mo wá ń kọ nǹkan tí mo ń kọ yìí pẹ̀lú orúkọ aláàbò ń kọ nǹkan tí mo ń kọ yìí lẹ́ni tó ń ṣe pé mò ń wá ìrànlọ́wọ́ látọ̀dọ̀ pẹ̀lú zikirila àti pé mò ń tún wá bárọ́kà pẹ̀lú orúkọ Allah subhanahu wa ta'ala ó ti àbí àwọn ni pé wa amma zuhuruhu fi ikra bismi rabbik ikra bismi rabbik sọ ni pé àmọ́ ìrẹ́lítì tá bá wo àwọn àyà tì mí àmọ́ rí pé fíìlù tó jẹ́ gangan ó hàn bí ikra bísmi rọ́bìk ẹgbẹ́ nọ́mọ́lá ní pé kìí hàn bí bismillahi rahman rahim ọlọ́run jẹ́ kó hàn níbi fatiha ó ti bá wọn àmọ́ ó wá hàn níbi àwọn ibòmí ikra fílẹ̀ ó ti kiri ó hàn bẹ́ẹ̀ níbòmí náà ọlọ́run ní pé bismillahi majriha wa mursaha ikra eh, bismi rabbik ká pẹ̀lú kíni pẹ̀lú orúkọ aláàbí níbi tó sọ pé bismillahi majriha láti pẹ̀lú orúkọ Allah ìkíní yóò ṣe kíni ó máa move wà mùrùsáhá yóò dẹ̀ padà dúró náà pẹ̀lú orúkọ Allah náà ó ti àbí wọ́n ní pé ó hàn àwọn nǹkan méjì yìí ìdí tó fi hàn ní pé lè anna lè makọ́ mẹ́kítẹ́dì ìtàlẹ̀ torí pé àyè tá a wà ní táìmì yẹn dandan ní kí ẹ mẹ́ṣọ́ ní kíní yẹn ó ti àbí dandan ní kí ẹ ká mẹ́ṣọ́ ní kíní yẹn wọ́n ní pé kàmá la yakhfa àmọ́ nọ́málì kì í hàn àmọ́ tí àyè bá tó bá padà pè fún pé kí ẹ dárúkọ nǹkan tó jẹ gangan yóò dárúkọ rẹ̀ ó ti àbí àmọ́ normally kì í hàn wọ́n ní pé wal ismu wọ́n ní pé kẹ́límà ismu gẹ́gẹ́ fúnra rẹ̀ so àti sọ pé bismillah so kí wọ́n ní ismu gẹ́gẹ́ fúnra rẹ̀ àní pé àpé nísìbà yìí lẹ́gbàá tá a ṣàlàyé bismillah ti dàkìrí rẹ̀ nísìbà yìí a ti wá sọ nǹkan báyìí nǹkan tó jẹ́ ó ti bá nǹkan tó jẹ́ àti sọ àní pé lè mú sọ habari nísìbà kí wọ́n ní ismu gẹ́gẹ́ fúnra rẹ̀ kẹ́límà ismu wọ́n fẹ́ ṣàlàyé wọn báyìí wọn ló ti so kẹ́límà ismu ó wá láti láti kẹ́límà tó ń pè ní sumuwun sumuwun kí ní sumuwun ayé olówun kí n kan lọ sókè ó ti báwọ̀ láti sama sama yasmu sumuwan sama yasmu sumuwan wa sama and kí n kan sí kí n kó lọ sókè ó ti àbí wọ́n ní wọ́n yẹ kẹ́límà ismu láti bo láti sumu ó ti àbí sí kò sí ok ẹ ẹni ọkùnrin ah ṣùgbọ́n ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan ẹni ẹni ṣe lọ bá láti sumuwun bí mára kí ni olówun kí n ka àìlà kí n ka lọ sókè ó tí àbí wọ́n wá ní pé wakil àwọn mí ní pé rárá ó wá láti wasmu kẹlímà wasmu kí ni wasmu wàhúwà làálàmà àti sign ó ti bá wọn so wasmu so simahum sign sign alama ó ti àbí so wọ́n ní pé ìmí ní pé láti sumu ìmí ní pé láti wasmu so sumu bí kí ni ulu wasmu bí kí ni alama li'anna kullama summiya faqad nuwwiha bismihi wa usim wọ́n ní pé àtorí pé gbogbo nǹkan tá bá ti fún lórúkọ tá bá ti fún kíní pé kíní orúkọ tó ń jẹ́ lélẹ̀ nǹkan tó túnmọ̀ ní pé reality àti ṣe tẹ̀wí àti gbé lọ sókè àti ṣèrọ́fọ̀rọ̀ zikru rẹ̀ tó ká àti ẹ̀dálókọ̀ yẹn gan lára sáìnì pé à ń yẹn ká dárúkọ yẹn ó ti bá wọn sọ alam bóni ayẹ̀ṣẹ̀ wọn ṣọ́tù dáhàrá alam hal ata ala al-insani hinun min ad-dahri lam yakun shay'an madhkura ó ti yé so wọn kò tiẹ̀ gbàkan tó gbé kò wọn tẹ̀sí dárúkọ ẹ̀rí bọ́n ṣe dárúkọ ẹ̀ báyìí ó ti di èèyàn báyìí ó ti yà so tá bá fún lórúkọ in reality àdìkíni a ti gbé ga rẹ̀ ó ti yà bákan náà a ti wá fún ní àlámà láti fún ní sáyìn pé tọ́ ìwọ báyìí nǹkan tó ń jẹ́ lélẹ̀ ó tí àrí so ta wá lọ pé wá láti sùmúwò dédé ni ta bá ní pé wá láti wáṣùkùnà ó lọ náà torí gbogbo nǹkan ta bá ti fún lórúkọ a ti ṣe sùmúwò rẹ̀ àti pé a ti ṣe wáṣùmù rẹ̀ náà ó tí àrí aha so wọ́n ní pé a ti wá mọ̀ gata pẹ̀lú ìṣùnbà yàbí tọ́ kẹ́límà Allah kẹ́límà Allah wọ́n ní pé qala al-Kisaiyu wal-Farra so àwọn àfà náhù ni àwọn àfà méjì yìí alkisa'iyu àti kíni alfarra kufiyun ó ní àwọn méjì yìí so wọ́n ní pé kọ́lá alkisa'iyu alfarra asluhu al'ilah ibi tán ti yọ kẹ́límà allah ọ̀nà ní kíni al'ilahu kí ni wá ṣe hadhafu alhamza wọ́n wá yọ hamza èyí tó jẹ́ fáwọlì kẹ́límà àti pé a la ha àbí hamza la àti ha alif tó wà níwájú ìyẹn fún ta'arifa bí pé al-ilah but ìlànà gan ni kẹ́límà tá à ń sọ̀rọ̀ pàì níṣẹ́ so wọ́n ní pé hamza yẹn tó jẹ́ fáwọn kẹ́límà yẹn wọ́n ní pé wọ́n ṣe wọ́n ṣe hasbu rẹ̀ ó wá di kíni ó wá di al-la al-la wọ́n ṣe hamza hamza kún bẹ̀ ṣe ń fọ́lọ̀ kíni báyìí wọ́n ní pé wà wà adgọmú aláǹfìlám wọ́n wá ṣe ìdígọ́mù alifatilam sí láàmù èyí tó kù lẹ́yìn ìgbà tó ti yọ hamza kún wahidatan ó wá di lámẹ̀yọ̀ kan tó gba ṣáda mushaddada mufakhama a wá ṣe tafkhim rẹ̀ Allah lọ tafkhim mufakhama ẹ̀mọ́ ní tafkhim àbí Allah ó ní tafkhim ó wá di lam tó gba ṣáda a wá ṣe tafkhim rẹ̀ ó wá di Allah normally wẹ̀ kó jẹ́ al-ilá wọ́n wá ṣe hasvu hamza kún bẹ́ẹ̀ wọ́n wá ṣe ìdígọ́mù lam tó wà ní al sí lam tó wà níbi la ó wá di Allah wọ́n wá ṣe tafkhim rẹ̀ ó tí àbí wọ́n gbé kọ́lá Ibn Qayyim so èyí tá a kọ́ sọ ọ̀rọ̀ ta ni ọ̀rọ̀ kìsáyà ti alfarọ́ àwọn ni pé ibn qayyim rahimahullah ó sọ pé as-sahih annahu mushtaqun torí pé àwọn mi sọ pé ara orúkọ jamidu ni wọn yọ láti bì kankan ó ti àwọn mi ni pé kìí ṣe jamidu pé wọn yọ láti bì kankan so alkisaya ti farọ́ wọn gbà pé wọn yọ láti bì kan ni ó ti so ibn qayyim náà wọn èdè ọ̀rọ̀ yẹn náà pé àní wọn yọ láti bì kan ni sẹ́ ó ti wọn ni pé as-sahih annahu wọ́n ní pé nǹkan tó kọ́rẹ́ sí pé ní ayọ́ láti nǹkan kan ni kì í gbó bóyá jamidu ni tí èyí ó ti wọ́n ní pé wà anna aslahu al'ila wọ́n ní pé ìpìlẹ̀ kẹ́límà allah wọ́n ní kíni al'ilahu wọ́n ní ìpìlẹ̀ rẹ̀ kama huwa qawlu sibawai aw sibuya wa jumhur ashabihi illa man wọ́n ní pé eléyìí òun náà ni ọ̀rọ̀ tí sibawai sọ àbí sibuya àti àwọn àwọn tó jẹ́ ashabu rẹ̀ àwọn tó jẹ́ bí student rẹ̀ illa man shadha fi kékeré tó pé wọ́n gba nǹkan tí síbáwé sọ so a lè pè ní síbáwé ala tariqati kílápé ahli lugha a lè pè ní a lè pè ní síbúyà ala tariqati muhaddithin ó ti yàbí so àwọn mí ní pé ara síbúyà lọ ẹkó jẹ́ kò yẹ kó jẹ́ síbáwé a ní ara síbáwé làwọn mọ̀ tí àwọn mọ̀ ń pè ó ti yàbí ala kulli hal ó lè jẹ́ síbúyà ó lè jẹ́ sibawai in the same way rọ̀húyà ó ti bá wọn instead of rọ̀hàwai èyí tàà mọ̀ ní kíni rọ̀hàwai rọ̀húyà ó ti bá wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náà ó wá ní pé wàhúwà jami'u lima'ani al-asma al-husna wa sifati al-ula ibn Qayyim wá ní pé ẹwà orúkọ yìí Allah ó ti bá wọn ó ní pé ó kó gbogbo àwọn asma al-husna ti mọ̀ tàbá sọ pé ó jẹ́ ar ọlá pé ó jẹ́ Ilah ó ti àbí ọlá pé ó jẹ́ arọ̀hìm torí pé ó jẹ́ Allah àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ti yé so gbogbo asma tá a bá ti mọ̀ àti àwọn sifati tá a bá ti mọ̀ tó jẹ́ ti Allah ó wà nínú orúkọ Allah ó ti àbí Ibn Qayyim wá ní pé walladhina qalu bil ishtiqaq àwọn tó sọ pé orúkọ Allah ó jẹ́ torí pé argument àwọn tó sọ pé wọn náà ní pé kí ni ṣé nǹkan táwọn sọ ni pé orúkọ Allah wá wá láti ó ti yé afá ni pé ẹ̀yìn àwọn tó ń sọ pé wọ́n yọ láti bì kan nǹkan tó ń sọ ìnáma àrọ́ọ̀dù ànáwó dáàlùn àlà sífàtì láwù nǹkan tó ń sọ ni pé orúkọ kẹ́límà allah ó ń tọ́ka sí sífà kan nínú sífàtì là nǹkan tó ń sọ ni gẹ́gẹ́ bóyá ìkan wá jẹ́ aslu èmi wá jẹ́ faru nǹkan tó sọ kọ́ pé ìkan jẹ́ origin orúkọ náà wá jẹ́ branch bẹ́ẹ̀ nǹkan tó sọ kọ́ nǹkan náà sọ ni pé sífà kan wà nínú kẹ́límà Allah tí tó ń tọ́ka sí sífà tó mi sífà ti là wọ́n wá ní pé wàhíyà ìlàhíyà sífà tó wà níbi kẹ́límà Allah ọ̀nà kí ni ìlàhíyà kí ni ìlàhíyà ìyẹn tá a mọ́ ń jọ́sìn fún ó tí àmì wọ́n ní pé kasair asmail husna wọ́n ní pé eléyìí gẹ́gẹ́ bí àwọn orúkọ míì tó jẹ́ ti Allah subhanahu wa ta'ala bí kí ká ní pé kal alim ah, wal qadir والسميع والبصير ونحو ذلك فإن هذه الأسماء مشتقة من مصادرها بلا ريب wọ́n ní pé gbogbo àwọn orúkọ yìí a lè dáwọ́tẹ̀ pé wọ́n yọ láti masdaru kan náà ni wàhíyà kọ̀díìmà àwọn orúkọ yìí kọ̀díìmù náà ni wọ́n that is yàní zàtíyà ni wọ́n ó wà pẹ̀lú Allah subhanahu wa ta'ala yóò dẹ̀ pẹ̀lú Allah subhanahu wa ta'ala lọ ọlọ́run mọ́ ń jẹ́ al'alim yóò dẹ̀ mọ́ jẹ́ al'alim lọ báyẹn ọlọ́run mọ́ ń jẹ́ al'qadir yóò dẹ̀ mọ́ jẹ́ al'qadir lọ báyẹn ọlọ́run mọ́ ń jẹ́ sẹ̀mí wal-basir yóò dẹ̀ mọ́ jẹ́ sẹ̀mí àti basir lọ báyẹn so ó jẹ́ ó jẹ́ kọ̀díma ayé kọ̀dímù náà dàtíyà ó wà pẹ̀lú Allah yóò dẹ̀ mọ́ wà pẹ̀lú Allah lọ báyẹn kò sígbà kan tí ọlọ́run jẹ́ al'alim kò sígbà kan tí ọlọ́run jẹ́ kọ̀dír kò sígbà kan tí ọlọ́run jẹ́ sẹ̀mí àti basir ó tí àbí ó ní mùrọ́dù Ibn Qayyim nígbà tó sọ pé wàhíyá kọ̀díìmà ó tí àbí afáà ni pé wà náhnu la na'ni bil ishtiqaq wà náhnu la na'ni bil ishtiqaq illa annaha mulaqiyatun limasodiriha fil lafzi wal ma'na ta bá ní pé ishtiqaq nǹkan tá gbà lérò ó náà ni pé orúkọ yìí Allah ó bá masdaru ohun eh, àti masdaru wọn jọ pàdé nídìkan ó tí àbí masdaru jẹ́ kí ni kẹlímà ìláhà ó tí àbí ìláhà oní masdaru rẹ̀ ìláhàtún oní masdaru ó tí bá wọn kẹlímà allah àti kẹlímà ìláhà wọ́n pàdé níbi kan òun náà ní kí ni amza lam àti kí ni àti ha ibi tán ti pàdé náà nìyẹn so mùlàkíyàtún gbogbo àwọn orúkọ yìí wọ́n pàdé níbo níbi masdaru wọn àti masdaru wọ́n pàdé afá ni pé láàánáà mutawalladatun minhu tawallud al-far'i min aslihi nǹkan tá a sọ pé pé bóyá orúkọ allah kẹ́límà allah a wá pé O jáde láti láti ìláhà ìsọ́tìrì tó ṣe pé ìláhà yóò mọ̀ á jẹ́ bàbá kí alámàjẹ́ ọmọ nǹkan tá a sọkọ́ nìyẹn ó tí àbí nǹkan tá a sọkọ́ ni pé ìláhà ò ní bàbá allahu wá jẹ́ ọmọ nǹkan tá a sọkọ́ nìyẹn nǹkan tá sọ ni pé wọ́n jọ pàdé ni níbìkan ó ti yàbí òun ni nǹkan tá àgbáyé pẹ̀lú ishtikok afáàní pé wà tasmiyatu nuhat lil masdar wal mushtaqu min wal mushtaqu minhu aslan wa far'an wọ́n ní pé tí àwọn nuhat àwọn àfáwọn nahwu tó bá sọ pé masdaru òun ni aslu tí àwọn àfáà nahwu bá sọ pé masdaru òun ni aslu wọ́n sọ pé mushtaku òun ni far'u that is aslu origin uh, uh, far'un branch tó bá sọ bẹ́ẹ̀ wọ́n ní pé laysa ma'nahu kò túmọ̀ pé anna ahadahuma mutawallidun min al-akhar pé ìkan wọ́n bí látara ìkan nǹkan tó sọkọ́ nìyẹn wa innama huwa bi'tibar anna ahadahuma yatadammanu al-akhar bi ziyada ìkan tó ń sọ bẹ́ẹ̀ pé ẹyọ kan nínú méjèèjì ó ní nǹkan tó wà lára aláwọ̀kọ́ ó tún wá ní ziyada ó tún wá ní àlékún sí tí mọ̀ tọ́ka sí more ó tí àbí kẹ́límà ìláhà ìjọsìn ìláhà àbí ìláhà ní kí ni ìjọsìn tàbá sọ pé Allahu ó ní máànà ìjọsìn pẹ̀lú síyádà kí ni síyádà náà èyàn tàà ń jọ́sìn fún ó tí àbí so ìláhà ni masdar ìláhà ni kí ni ìláhà ni masdar Allahu ó kó ìláhà sínú àti kí ni àti síyádà láti sọ pé Allahu ó jẹ́ mùsùtákùn láti bo láti kẹ́límà ìláhà kò túmọ̀ pé ìláhà ó ní bàbá Allahu wá jẹ́ ọmọ nǹkan tàṣọ kọ́ nìyẹn nǹkan tàṣọ ni pé Allahu kó ìláhà sínú àti kíni àti síyáàdà tí àwọn náhùn bá tí àwọn náhùn tó bá ti sọ bẹ́ẹ̀ ìkàtọ́ kìí gbogbo yá ìkàjẹ́ bàbá ìkàjọ́ mọ̀ ó ti yé so èyí tẹ́ sọ pé jamiu nítorí rísì ní nǹkan tàṣọ kọ́ nìyẹn àìpé dísì mú wá kò wọlé ó ti yà náà afáà ní pé yàní sheikh uh, abdulrahman bin hasan wọ́n ní pé kọ́lá abu ja'far bin jarir so abu ja'far ibn jarir ìgbà tó ń ṣàlàyé bismillah wọ́n ní pé kẹ́límà allah asluhu al-ilah ìpínlẹ̀ allah ní kíni ilah uskitotil hamza wọ́n wá kíni wọ́n wá yọ hamza alẹ́tì hiya fa'ul ism tó yẹ pé òun ni fa'ul al-ism kíni ismu náà ah, ilahun òun ismun fi'ilun eh, aliha ó tí àbí ismun ilahun so kí ni kí ni kí ni fáwù yàní eh, eh, ilahun hamza yàbí wọ́n wá yọ hamza yẹn kún bẹ̀ faltakot alam alẹ́tì hiya ainul ism walam azaida wọ́n ni pé láàmù tó ṣe pé ó wà lára ismu yẹn ìlà wọ́n wá yọ hamza kún wá kú lam àti ha wọ́n wá pàdé pẹ̀lú lam tó wá ní alọ́ta adi sí pé adi al sí ìlà zaida ìlà ó ti àbí wọ́n wá pàdé òun àti lam tó wà nínú ismu rẹ̀ fúnra rẹ̀ ó ń yàrí wàhíyà sàákínà tí wọ́n ní pé láàmù èyí tó jẹ́ zaida yẹn sàákínà ni ìlà so sikun àti fásitì tó bá pàdé yóò di ni ṣẹ́dà allah like wọ́n sọ pé allah even though a rí alif yẹn bẹ́ẹ̀ àbí but ìlà allah so ẹni pé ó clear gan wọ́n wá ní pé fa'ud gimatil akhor wọ́n wá fi lámàlá ọkọ̀ sí lámàlá kejì fasọ́rọ̀ta fi láfdín lámàn wàhídàtà mùsàdádà ó wá di lámàyàn kan tó gbà ṣádà allah ó tí àbí wakọ́ọ̀lù yà ibn jarir wa amma ta'wilu allah kí wá ní mini allah ta'wil ní ìbàkí ṣe ta'wil àwọn àṣáyìrọ̀ náà sàn ìbàyò ta'wil bí mánà kí ni tafsiru rẹ̀ kí ni mini ay kí ni ma'na kí ni ma'na kẹlima allah wọ́n ni pé fa innahu ala ma'na ma ruwiya lana wọ́n ni pé kẹlima allah ìtumọ̀ tó ní gẹ́gẹ́ bá ṣe fún wa gẹ́gẹ́ bá ṣe sọ fún wa òun ni pé ala abdullahi bin abbas wọ́n fún wa ní ìrò látọ̀dọ̀ abdullahi bin abbas nípa tafsiru kẹlímà Allah pé huwa alladhi ya'lahuhu kullu shay huwa alladhi ya'lahuhu kullu shay'in wa ya'buduhu kullu khalq so wọ́n lo kẹlímà ya'buduhu láti fi ṣe tafsiru ya'lahuhu ó ti yé ya'lahuhu bí mánà ya'buduhu ó ti yàbí ya'lahuhu bí mánà kíni ya'buduhu pé àwọn alábà wọn ṣe kí ní ẹ wọ́n lo kẹ́límà kan wọ́n wá lo kẹ́límà míì náà wọ́n lo wáò láti ibi ṣe tẹ̀fsíru nǹkan láti sọ síwájú ó tí àbí so wọ́n ní pé kí ni kẹ́límà Allah huwa alladhi ya'lahuhu ay ya'buduhu kullu khalq so bí mọ́nà kí ni kẹ́límà Allah ay ma'abud ó tí àbí Allah ay ma'abud torí pé huwa ma'lú walmaabud ó tí àbí so ọ̀nà pè ní allah wà sáàpọ̀ bí sanadihi wọ́n ni pé eh, ibn jarir wọ́n ni pé ó wá musa láti kan wá ani dohak láti dohak an abdullahi ibn abbas kan ó ni pé allahu dhul uluhiyya wal ala khalqihi ajma'in nǹkan tó gbàlù allah wọ́n ní pé òní kíni dúl uluhiyya òun ló lẹ́tọ̀ọ́ sí kíni al uluhiyya kíni uluhiyya náà wọ́n ní pé kíni ubudiyya ó ti àbí òun ló lẹ́tọ̀ọ́ sí kíni ìbáàdà so òun ló ní uluhiyya àti ubudiyya lórí àwọn nǹkan tó bá ti dá nǹkan tó dá àjùmáì tẹ́tẹ́yẹn so òun ló ṣe kíni òun ló ní uluhiyya àti ubudiyya lórí àwọn ẹ̀dá tó ti dá tẹ́yà ó ti oníkẹ́lẹ́wà kí ni allah látọ̀dọ̀ta ni látọ̀dọ̀ ibn abbas radiyallahu anhu ẹ̀dẹ̀mọ́ eh, ibn abbas níbi ọ̀rọ̀ tafsir òní ọlọ́run ànábì ni pé allahumma fakihu fid-din wa allimhu at-ta'wil ay at-tafsir fi quran òun ló wá sọ fún wa pé kẹ́límà allah bí mánà kí ni dul uluhiyya wal ubudiyya ala khalqihi ajma'in ó yà rí tòtàbá ní pé tàwíìdù olùhíyà kí la sọ ń bẹ̀ tàwíìdù alùbùdíyà torí pé kẹ́lìmà alìhá bí mara kí ni abada alìhá yà láhù bí mara kí ni abada yà àbúdù ó tí àbí tó fàhúwa ai ma'abud wọ́n ní pé fa ìǹkọ́lá lánà kọ ìl tẹ́nìkan bá sọ fún wa ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ta ni ọ̀rọ̀ yà ní ibùdó náà ibi tẹ̀síù rẹ̀ fàyìn kọ́lá náà kọ́ il tẹ́nìkan bá sọ fún wa wà máa dálà àlà anna olùhíyà hiya lè ìbádà kí ni nǹkan tó sọ fún wa pé olùhíyà bí mánà ìbádà wà anna ìlà huwa ma'abud pé ìlà bí mánà ma'abud wà anna lahu aslan fi fa'ila yaf'alu àti pé ó nípẹ̀ láti fa'ila yaf'alu bó la ṣe mọ̀ wọ́n ní pé kíìlà nǹkan tá sọ fún wa ni pé látàmánú àbẹ́yìn àlàárọ̀ fìlfìlhùkmi wà zákàrọ̀ bẹ́yìtà rúbàtí rubata ibn ajaj wọ́n ní ìkan dáṣọ ni pé àwọn lábáwọn tako ìmọ̀nà kí ni wọ́n ti ṣe tàtà bọ̀ àtàlẹ̀ ìsìnkọ́ àwọn àríkẹ́ náà lábá tó tako pé kò rí bẹ́ẹ̀ táìpé kò rí bẹ́ẹ̀ ni a máa rí pé wọ́n sọ pé ara àìsọ̀bá ní lédè wa ó tí àbí àmọ́ ààrí kò rí bẹ́ẹ̀ àmọ́ tọ́ọ̀bá lè wọ́n lábá kan tó sọ pé kò rí bẹ́ẹ̀ mú wá kò dẹ̀ sí tó ti àbíso látàmánu àárí lábàtà tó sọ pé kò sí kò rí bẹ́ẹ̀ tó yà bí ó wá mú bẹ́ẹ̀tù kan wá láti rúkbà ibn ajaj wọn náà máa ń pè ní maliku rogers maliku rogers that is ó mọ bá ṣe ń lo bahru rogers gan bahru rogers eh, mustafil mustafil Mustafil. mustafil mustafil Mustafil. so gbogbo àwọn ẹni tẹ́mi ti rí sí rúkbà kọ gbogbo ẹ̀tẹ́yẹn rogers gbogbo ẹ̀tẹ́yẹn ó ti yẹ bàtún tẹ́ bá ti rí pé rúbà ló kọrin yẹ ọkọ̀ rò pé gẹ̀rọ́sùwà ní pé Rogers ló wà yí báyìí kí Rogers mustafilun mustafilun mustafilun mustafilun mustafilun mustafilun مستفعل مستفعل مستفعل مستفعل مستفعل مستفعل لله دار الغانيات المده سبحنا واسترجعنا من تأله لله دار الغانيات المده سبحنا واسترجعنا من تأله kini rọ́bà sọ wọ́n ní pé lillahi darul ghaniyati al-muddahi gbogbo ọpẹ́ tó wá láti al-ghaniyat al-muddahi fún alálòjẹ́ kí ni ghaniyat ghaniyat náà ni àwọn obìnrin tí wọ́n ní kí n tán rẹwà àwọn bọ́ṣẹ̀ rẹwà tó yẹn wọ́n ti jẹ́ wọ́n ti kiri wọ́n tún wọ́n wọ́n ní wọ́n ní tẹ́sítì wọ́n ní àfáàf wọ́n yìí ṣe oníṣekúṣe ó ti ní goniat so wọ́n náà ní kí ni aljamilat alafifat oní goniat tó ti yé goniat àwọn obìnrin tó ti pé wọ́n fàdínà àmọ́ wọ́n yìí ṣe zina oní goniat ó ti àbí so lillahi darul goniat ni mudahi mudahi ay mamduhat torí pé madaha yamdahu bi maana kini madaha yamdahu kini madaha ka praise yan o ni madaha madaha yamdahu an praise rẹ madhun kẹ ma praise yan so madaha pẹ̀lú ha bi maana kini madaha pẹ̀lú ha kò tí kò tí yàtọ̀ mẹ́ni méjì ó mọ níbẹ̀ bí kẹ́límà ṣáka kini ṣakọ̀ ṣáka ṣakọ̀ nìkan náà ni ó ti rí ṣáka àti ṣákọ̀ ìkankan náà ni abúyẹ kẹrìnmọ́ orin kan tí ṣáka wọn bẹ̀ fàṣàkáptù òun ni àǹtarọ̀ ẹ̀rántí àbú ẹ̀lẹ́rántí máa bú fàṣàkáptù bẹ̀ rọ́m hìlá asọ̀ mìtìyà báhú ليس الكريم على القنا بمحرم كي أبوما الله أكبر so olo kalima shakaka mbe eh, shakaka shaka shakaktu ayi shakoktu mo se kini mo splited so mo níbẹ̀ nira wa tó pé yóò fẹ́ súnmọ́ ra wọn níbi macroch yóò dẹ̀ mọ́ ní ìsinmi ni so madaha ó súnmọ́ madaha fìlmà ànàkàdánì ó ti àbí bíi shakaka ó súnmọ́ shakọkọ fìlmà ànàkàdánì ó ti àbí aha so wọ́n ní pé lillahi darul ghaniyati al-muddahi àti mọ mini ghaniyati tàbí àti mini muddahi náà àwọn tá a mọ́ ń praise ó ti àbí náà wọ́n ní pé lillahi darul ghaniyati al-muddahi gbogbo ọpẹ́ àti gbogbo nǹkan tó da tó wá látara ghaniyati al-muddahi fún Allah ó ti àbí gbogbo nǹkan tó da tó dá àwọn lábàmọ́ sọ bẹ́ẹ̀ lillahi daruka wọ́n mọ́ sọ pé lillahi lillahi darul qa'il èèyàn tó sọ pé so gbogbo ọpẹ́ tó wá látọ̀dọ̀ èèyàn tó sọ pé ó jẹ́ fún Allah subhanahu wa ta'ala ó ti àbí so lè láì dàrúkà gbogbo ọpẹ́ tó wá mú nǹkan tó da tó wá látọ̀dọ̀ ìwọ tí mo bá sọ̀rọ̀ yìí gbogbo ó padà sí kíni ó padà sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ó ti àbí so lè láì darul ghaniyatil muddahi gbogbo nǹkan tó da tó wá látara àwọn ghaniyatil muddahi fún Allah ló jẹ́ ó ti àbí síbẹ̀ ti àbí so lè láì darul ghaniyatil muddahi kí nìdí sabahna wọ́n ń ṣe subhanallah wastarja'na wọ́n ń ṣe inna ilahi wa inna ilayhi raji'un min tahalluhi torí pé mò ń ṣe ìbádà fún allah torí wọ́n ní pé ai min ta'abudi so ó lè fẹ́ dá ọ̀dọ́ pé àmọ́ context ọ̀rọ̀ yìí ó ti àbí àmọ́ kí ni context ọ̀rọ̀ yìí òun náà ni pé ẹni yìí ìyẹn tó ṣe pé ó máa ń ṣe nǹkan tí ó da tẹ́lẹ̀ ó ti àbí ìgbà tí àwọn gọ̀ọ́lì àti wọn wá rí wọn dá ah, ó mọ̀ ń ṣe subhanallah ó mọ̀ ń ṣe alhamdulillah ó mọ̀ ti ń ṣe ìbádà àwọn náà sọ pé kí ni subhanallah walhamdulillah ó tí àbí ṣe kọ́ndẹ̀sẹ̀ ó ti wáyé nísìlẹ̀ àbí ìgbà tán wá rí wọ́n wá sọ bẹ́ẹ̀ ìgbà tán wá sọ bẹ́ẹ̀ ó wá sọ pé tọ̀ lillahi darul ghaniyati al-muddahi sabbahna wọ́n ṣe kíni wọ́n ṣe subhanallah torí pé mo ṣe bẹ́ẹ̀ sabbahna wastarja'na min ta'alluhi ó ti wáyé báyà rí sọ àfáà ni pé ya'ni min ta'abudi لله دار الغانيات المدعي سبحنا واسترجعنا من تألؤ ويا كان هلاني لا تفي برو في كل علامة من سبنا في كلمة الله بمعنى كني تعبدا وتيا بي إذا تاتيها إذا تاتيها أفاني بي يعني من تعبدي وطلب الله بعملي that is nǹkan tó ń ṣe ni pé wọ́n ń ṣe subhanallah torí pé èmi náà ṣe subhanallah mo ṣe ìbádà fún Allah mo wá wá ojú Allah subhanahu wa ta'ala pẹ̀lú iṣẹ́ tí mo ń ṣe lókẹ́lì máa ta'alluhi ay ta àwọn ọba ọmọ ń lò bẹ́ẹ̀ ìyẹn ti yàbí so gbogbo ilé láti fi láti fi tọ́ka sí pé àníṣe kẹ́límà ìlà ìbádà kí ni ìbádà ó ti yàbí wọ́n ní pé wala shakka anna ta'alluha at-tafa'ul kò sí dáàtú bẹ́ẹ̀ pé kẹ́límà ta'allu níbo ló ti wá láti tafa'ul tafa'ul ló jẹ́ masdar fún ẹ́ tẹ́tí wáyé nítorí pé àwọn tíra yìí tíra tẹ́ ìmọ̀ ń kà fúnra yẹn nígbà míì torí pé ó náà kẹ́ pé ìhùn tí mo gbọ́ lábá ìmọ̀ká náà ni kò níye ó tíra bíi so àwọn ráwọn tíra yẹn máa ń kà fúnra yẹn bọ́tẹ́ yìí téèyàn bá ti èyí kà fúnra yẹn bọ́tá yìí pé èyàn wá rí èyàn téèyàn lè ka tíra yìí fún kí èyàn kó lọ sí tíra àwọn bíi Ibn Simin àwọn náà ní sharhu kitab tawhid náà ó tíra bí àwọn níbẹ̀ yóò mọ̀ sínkù jù lè lọ ó tíra bí ẹ̀hẹ̀n yìí pé kí ṣùgbọ́n tún bẹ́ pé kẹ́límà ta aláhà ó wá láti bo alihaya lahu tó wá di tafa ta aláha yẹ ta aláhu wakọ̀dì já aminu masdar yẹ dúlù àlà annal arab kọ̀d natọkọ̀t minu bifa ilà yẹ fa'alu bìgọ́ ìrìn síyáda gbogbo ilé ọ̀rọ̀ lábàdì ògbà wọn eléyìí wọn kò bá kò yìí nìkan àwọn ìṣẹ́jú mọ̀sán lórí eléyìí ó ti rà mí wọn wá pé wàzálìkà máa hadathana bihi sufiya min wakiyah وساق السند إلى ابن عباس أنه قرأ ويذرك وآلهتك قال عبادتك ويكون إنه كان يعبد ولا يعبد nípa Fir'aun nípa Fir'aun torí báyìí wọ́n ní pé ìgbà tí ìgbà tí Ibn Abbas tó ka àyà wàyàdàrọ́kà wà àlìhátàkà ó ti yàbí wọ́n ní pé Ibn Abbas sọ pé bìmárà kí ni ìbàdátàkà wàyàkúwùl wọ́n ní pé ibn abbas ní pé ìlàwù kánà yorùbá pé wọ́n máa ń ṣe ìjọsìn fún firaun kánà yorùbá wọ́n máa ń ṣe ìjọsìn fún kíni firaun àmọ́ kì í sin kankan òyìn kì í ṣe ìbádà fún kankan tó kẹ́lí ma ìlàhà àdíhà àì ìbádà ẹ̀fún gbogbo gádà sọ yíba ó padà sí kiri ibn abbas òun ló sọ pé kẹ́lí ma ìlàhà gbára kíni ìbádà wàsáàkọ̀ bí sanadin akhar an ibn abbas ويذرك وآلهتك قال إنما كان فرعون يعبد ولا يعبد وذكر مثله عن مجاهد gbogbo eléyìí tó ń tọ́ka sí pé kí ni àníṣe kẹ́límà aliha bimana kí ni abada fún makol yaani ibn jarir kí ló sọ ó ní pé fakọ̀dẹ̀ bayyana kọlu ibn abbas wa mujahid hadha anna anna aliha abada wọ́n ní pé pẹ̀lú nǹkan tá a kà ní síbáyìí o látọ̀dọ̀ ibn abbas àti látọ̀dọ̀ mujahid a ti mọ̀ rí pé aliha kí ló túmọ̀ abada wa anna ilaha masdaru pé ilaha ó jẹ́ masdaru kí ni aliha gẹ́gẹ́ bí ìbádà ṣe jẹ́ masdaru fún kí ni abada wa sáàkó haditha ó wá hadith kan wá an abi sa'id marfu'an pé inna isa aslamatu ummuhu ilal kitabi liyuallimahu ilal kutab liyuallimahu wọ́n ní pé Ìsá wọ́n ní pé ìyá rẹ̀ ó lè kí ni ó rí ìlísẹ̀ fún àwọn tó mọ́ ń kàn kankan láti fi jẹ́ kó kọ́ fàkọ́ọ́lá láwùl mu'allim yẹn tó wá jẹ́ mu'allimu rẹ̀ tó jẹ́ mu'allimu Ìsá ó sọ pé uktub bismillah sọ pé bismillah sọ pé kí ni bismillah faqala Isa Isa wá ní pé atadri ma Allah ṣé ọmọ tó jẹ́ Allah ó ní pé Allahu ilahul aliha kí Allah jẹ́ kí ni o ó jẹ́ ìláhù àwọn aliha tí àwọn èèyàn ń sì but in reality hadithi tọ́ wọ́n ní pé bá kiri Hadith yìí o hadithi orílẹ̀ ó ti rà rí but wọ́n fẹ́ lòhùn kankan bẹ́ẹ̀ àmọ́ hadithi orílẹ̀ na wọ́n ní pé kọ́lẹ̀ alama ibn qayyim rahimahullah ta'ala wọ́n ní pé ibn qayyim sọ pé lihada li ismi so àti kó ní dọ̀rọ̀ lúgọ báyìí alhamdulillah àti kó ní dọ̀rọ̀ lúgọ ẹ̀dá kàdé nípa kẹlímà allah wọ́n ní pé lihada li ismi asharifi ashru kọsọ islamiyya wọ́n ní pé kẹlímà allah ó ní àwọn kọsọ is ó ní àwọn nǹkan tó fi wà specific ó ní àwọn ọlá ti gbólóhùn nìkan tó jẹ́ mélòó tó jẹ́ mẹ́wàá tó makọ̀ ó wá ní pé wà á makọ̀ sọ isuhul ma'anawiya àmọ́ nǹkan tó kàn ní kíni òun náà ni àwọn kò sọ isu rẹ̀ tó jẹ́ ti ma'ana ti ìtumọ̀ wọ́n ní pé fàkọ̀dẹ̀ kọ́ọ̀lá a'lamul khalqi bihi wọ́n ní pé èèyàn tó mọ̀ tó mọ̀ pa Allah òun náà ni kíni Muhammad sallallahu alayhi wa sallam kí ló sọ la uhsi thana'an alayhi la uhsi thanaan alay pé à mi ò lè gádà gbogbo thanaa ìlé ṣe ìlé praise wà látàn ó ti àbí ìlé ṣe yìí fún ìwà látàn tí n bá yàn kò ì tí ì ṣe bó ṣe kí n ṣe ó ti àbí la uhsi thanaan alay ó wá ní pé kí ni anta kàmá asnaita ala nafsi àwọn gbogbo bọ́ ṣe yára rẹ̀ wà láà bó ṣe náà nìyẹn àwa tá a jẹ́ ẹrú àlè ṣe bẹ́ẹ̀ ó ti àbí àlè ìwà láà completely ó ti àbí àmọ́ gẹ́gẹ́ bọ́ ṣe yára rẹ ẹ̀ bó ṣe náà nìyẹn tùlà ó sì tàrà àlè anta kama athlaita ala nafsi ọwọ́ ni pé naam salaam alaikum abu àwùdá tí wọ́n fi kó ìṣeré o Now, so wọ́n ní pé wà kẹ́yìfà tó sọ kọ̀ sọ isu ismin wà kẹ́yìfà tó sọ kọ̀ sọ isu ismin wọ́n fi àgùkù wọ́n fi fóònù àgùkù ní wọ́n ní pé fà kẹ́yìfà tó sọ kọ̀ sọ isu ismin ah ọlọ́run ṣá kí ni ṣe báyìí wọ́n ṣó no wọ́n no fídíò ṣó fídíò ṣó ń bẹ̀. ẹ ẹ wà fẹ́ tìta abu abu hẹ́rù wà ń bẹ abu abu afad kó tí kò ń bẹ. wọ́n ní pé kẹ́yìfà tún sọ kọ̀sọ́ isu ismail wọ́n ní pé bóòlá ṣe bóòlá àwọn àwọn ọlá tí ń bẹ fún orúkọ kan tó ṣe pé limusamahu kullu kamali na alal itlaq èyí tó ṣe pé èèyàn tó ní orúkọ náà gbogbo kamalu ta bá mọ̀ ó wà fún Allah kò sí bá àìléṣe afá ni pé wà kullu malhi wal hamd gbogbo malhu gbogbo hamdu ó wà fún Allah subhanahu wa ta'ala so ìyá lè ti àìléṣe sọ́ọ̀wù kọ̀sọ́ ìsìlá àìléka tó yàbí wàkúlù sàráì wàkúlù masjid wàkúlù ìtìláàlì wàkúlù kamal gbogbo náà kankan náà gbogbo ẹ̀ wàkúlù ìzù wàkúlù jamal wàkúlù khoyin wa ihsan wàjúdi wa fadlin wa birin falahu wa minhu ẹtì mọ̀ ìlú ìtẹ́lẹ̀ àbí wọ́n ti mọ́ sọ̀rọ̀ náà nìyẹn kò yí ni ká gbogbo ẹ̀ ó tí àbí afáàní pé fàmà dúkìrọ̀ ismu fi qalil illa kathara a ní dárúkọ Allah subhanahu wa ta'ala níbi kan tó kéré àfikó ṣe kíni àfikó pọ̀ ó tí àbí wala inda khawfin illa azala a ní dárúkọ Allah ní àìjọ pé à ń bẹ̀rù àfikó ṣe kíni àfi kí ìbẹ̀rù náà kó ṣe kíni kó lọ wala inda karbin illa kashafa kóra gan a ní dárúkọ Allah níbi wàhálà kárùbù ìṣòro illa kashafa àfikó ṣe kíni àfikó lọ wàlà ìndà hamin wà gọ́min ìlà farroja kódà gan àní dárúkọ Allah níbi ìrònú àyàfi kí kó ṣe kíni kó lọ wàlà ìndà díkìn ìlà wà sáà àní dárúkọ Allah níbi kan tó le tó le kókó àti kó ṣe kíni àti kó pàrà fẹ wàlà ta'allaqa bihi da'ifun ìlà fadahul quwwa kódà gan èèyàn tó bá wíìkì tó bá ta'allaqa tó bá kọ̀lẹ́kṣà yóò ṣe kí ni yóò padà wá strong wàlá dalilu illa anala olùizza kódà èèyàn tó bá wà dalil tó ṣe pé ó yẹ pẹrẹ tó bá tó bá gbámú orúkọ yìí ọlọ́run yóò padà mọ́ fún ní kí ni izza wàlá fakirun illa asọ́rọ̀ gbogbo kódà orúkọ yìí èèyàn tó bá wà tó jẹ́ fakir tí ò lówó lọ́wọ́ tó bá ta alákọ̀ọ́mọ orúkọ yìí yóò ṣe kí ni yóò padà dìgọ́ nìyí tàbá ní pé gan ni kò túnmọ̀ kó bí akọ̀lá lówó o àmọ́ kò ní wà dìpẹ́ndẹ̀ lórí àwọn èèyàn eléyìí hakíkọ́ tù gínà pé a wà dìpẹ́ndẹ̀ lórí àwọn èèyàn ó lè lówó lóòótọ́ àmọ́ kì í nídìí rẹ̀ ó ti àbí so laysa al-ghina an kathrati al-'arad walakinna al-ghina ghina an-nafsi ó wá ní pé wala mustawhishun illa anasa kódà èèyàn tó bá ń fìlì lonely èèyàn tó bá fìlì lonely tó bá jẹ́ kí ni tó bá dárúkọ yìí yóò jẹ́ kí ni yóò padà mọ fífi àyàwó àlọ́dọ̀ rẹ̀ ó ti àbí ọwọ́ ni pé wàlá maglubun illa ayyadahu wa nasara kódà èèyàn tó bá tọ́ tó ti overcome rẹ̀ tó pé ó ti lose níbi àwọn àyè kan tó bá dárúkọ tó bá dárúkọ Allah yóò jẹ́ kí ni yóò padà mọ ràn lọ́wọ́ ó ti àbí ọgbà àwọn ilé ìta sọ yìí kì í gbogbo yá gbogbo ẹ̀ ló mọ̀ ṣẹlẹ̀ sí o èèyàn tó bá ní ìmọ̀ pẹ̀lú àlàkè gbogbo àwọn kan dárúkọ nìkan o nígbà tó ń dárúkọ yẹn ó wà lọ́kàn rẹ̀ ó ti yàrí ó wá ní pé wà láàmú tọrùn ilà káṣẹfàdó rọ yẹn tó bá wà níbi wàhálà kan ìṣòro kan so tó bá dárúkọ lá ìpín ni gbogbo wàhálà yóò padà mọ́ lọ wà láṣẹ̀dídùn wà láṣẹ̀dídùn ilà àwà èèyàn tó ayé pé kò nílé tó ń gbé tó bá ta alákọ̀ọ́mọ orúkọ yóò ṣe kí ni yóò fún ní ibi tó padà mọ́ gbé wà àwọn kí ni mọ́ ṣẹlẹ̀ o ó kà yóò kò ṣẹlẹ̀ síwárí àwọn ṣẹlẹ̀ ó tí àbí ọwá ní pé fahuwal ismu ẹmọ̀gbọ́ o fahuwal ismu alẹ́dì tukshafu bihil kurbat pẹ̀lú orúkọ yìí àwọn nǹkan tó jẹ́ kurbat ló jẹ́ kí ni yóò mọ̀ lọ àwọn wàhálà yóò mọ̀ lọ wàtò stanzalu bihil baraka àwọn nǹkan tó jẹ́ barakat yóò mọ̀ sọ̀kalẹ̀ pẹ̀lú orúkọ yìí wàtò jáàbù bihil da'wat pẹ̀lú orúkọ yìí gbogbo àdúrà tá a máa ń ṣe lóṣèkí ni yóò mọ̀ jẹ́ gbígbà wàtúkọ́lù bí ilẹ̀ atharot àwọn àwọn yàní àwọn bí crime tẹ́ẹ̀ bá ti commit àwọn àwọn wàhálà tẹ́ẹ̀ bá ti kó sí tẹ́ẹ̀ bá tẹ́ẹ̀ bá ti tẹ́ẹ̀ bá ti dárúkọ yìí yóò ti kiri yóò padà mọ́ lọ wàtú stadfahu bí ìsẹ̀yì art àwọn aburú tó fẹ́ ṣẹlẹ̀ síyàn yóò mọ̀ lọ pẹ̀lú orúkọ yìí wàtú stajlaw bí ilẹ̀ hasanat àwọn kan tó da yóò mọ̀ wá pẹ̀lú kí orúkọ yìí rántí ó sì padà sí nǹkan kan náà ni òun ló ń jẹ́ kí samawati àti kan dúró káwọn méjì kan dúró wà bí i oúnjẹ láti kùtù torí orúkọ yìí òun náà méjì kí ni náà fi rán àwọn tíra wà bí i oúnjẹ láti rusul torí orúkọ yìí náà méjì kí ni náà fi rán àwọn òjíṣẹ́ wà bí i ṣúrí àti ṣàrọ ẹ̀ torí orúkọ yìí náà méjì kí ni a náà fi ṣe ṣẹ̀ríà ní ló fi fáwọn èèyàn wà bí i kọ́ mátìlì hudud torí orúkọ yìí oníkíni òun ni wọ́n fi ń ṣe hadu wàbíhì ṣúrí aljihad torí orúkọ yìí àtikíni a máa fi bẹ̀rẹ̀ jihad wàbíhì kọ́sẹ́mẹ́tì kọ̀lé kọ́tù ilà sọ̀ádá wà láṣìkíyà pẹ̀lú orúkọ yìí àwọn èèyàn wọ́n ṣe kíni wọ́n máa pín sí nǹkan méjì ìmọ̀ kan jẹ́ sọ̀ádá àbí kan jẹ́ kíni kan jẹ́ àṣìkíyà kíni sọ̀ádá àwọn tó padà mọ́ wọ aljanna kíni àṣìkíyà àwọn tó padà mọ́ wọ iná afáàní pé wàbíhì hakọ́tì hakọ́ pẹ̀lú orúkọ yìí orí kíni ó ní ha kọ́ mọ́ bẹ̀rẹ̀ that is yọmọ kiyama wà wọ́kọ̀ àti wákìá pẹ̀lú orúkọ yìí wákìá mọ́ bẹ̀rẹ̀ wúrọ̀ nìkíni yọmọ kiyama wà bí yìí wúdi àti mawazil kist pẹ̀lú orúkọ yìí wọ́n máa ń gbé àwọn mizan àwọn àwọn òṣùwọ̀n tó jẹ́ ti dédé adlu wọ́n fi gbé e kalẹ̀ yọmọ kiyama wà nùsíbà sírọ̀ pẹ̀lú orúkọ yìí wọ́n máa gbé sírọ̀ kalẹ̀ lórí iná àwọn yóò padà mọ́ kọjá afá ni pé wàkọ́ masukul janna so janna àwọn tó padà máa lọ sí janna wọ́n lè kíni wọ́n máa lọ pẹ̀lú orúkọ yìí wà náírà tí àwọn tó padà máa wọ́n náà wà bí i rúbìdà rọ́bùl alamin pẹ̀lú orúkọ yìí a máa ń sin rọ́bùl alamin wà húmìdà a máa pèrèsè náà wà bí hákìhì bu'ithati rusul pẹ̀lú orúkọ yìí lọ́mọ jẹ́ kíni lọ́fìrà òjíṣẹ́ wà ánú su'al fil qabri pẹ̀lú orúkọ yìí àbí Eh, eh, wọ́n mọ bèrè pẹ́sẹ̀ nípa orúkọ yìí yọ́mù kìyàmà ẹni ní kọ́bùrù wàyọ́ malbaati wà nùsùr wàbí ìlkìsọ́ ìlẹ̀ muhakama wọ́n wípé pẹ̀lú orúkọ yìí àwọn tó bá ti ní yàní ìfanfà láyàrá wọn wọ́n mọ̀ sí kí ni wọ́n mọ̀ padà sí orúkọ yìí wà fi ìlmù wà láti wà lùmọ̀ àdáàt tó jẹ́ orúkọ yìí a ń ṣe kí a mọ̀ ṣe wà láwà ti kí ni pé wà bí ìsáìdà mọ̀nà àrọ̀fáhù pẹ̀lú orúkọ yìí ìyẹn tó bá ti mọ̀ ẹ́ yóò mọ̀ jẹ́ kí ni yóò padà mọ̀ yóò padà yege ní ọ̀rùn kìyàmà wà kọ́ ọ́ mà bí hakihi wà bí hi ṣàkìyà mà ń jẹ ìláhu wà tàrọ̀kà hakọ́ wọ́n ní pé èèyàn tí ò bá mọ orúkọ yìí torí rẹ̀ yóò sì kí ni yóò padà mọ̀ jẹ́ ahàlùṣàkọ́ wà yóò padà mọ̀ wọ iná torí kò mọ orúkọ yìí fàhùwà sírù kọ́líkì wà lámọ̀ kódà orúkọ yìí òun ni àṣírí tó wà níbi pé a fẹ́ dá nǹkan kan ni àbí a fẹ́ pa àṣẹ kan látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala Wabihi kọ́ọ̀mà wasabata, wọ́n ní pípẹ̀lú orúkọ yìí alukọ́lùkù àti amúrù wọn máa ń dúró wà ilayhi ìntahaya wọ́n ní pé àwọn nǹkan méjì yìí alukọ́lùkù àti amúrù ó ń padà sí orúkọ yìí falukọ́lùkù bíhì wà ilayhi wọ́n ní pé gbogbo gbogbo à ń tàn kankan pẹ̀lú orúkọ yìí yóò pọ̀ padà sí orúkọ yìí náà wàlẹ̀ ajlihi fama wujida kọlùkùn wàlà amúrún wàlà sàwámù wàlà ìkọ́bùn ilà mubtadiyan minhu wà muntahiyan ilayhi gbogbo eléyìí nǹkan kan náà ní ibi ìkọ́yìn sọ wà dhalika mujibu wà muqtada wọ́n ní pé à eléyìí òun ló máa ń ṣe kí ni òun ló máa ń fa kọlùkù àti amúrù ìdánilítì à ń padà sí nǹkan kan náà ni afáàní pé rabbana ma khalaqta hadha batila subhanaka uh, fakina azaba nar ila akhiri kalami rahimahullah ẹni pé kò tẹ̀ títà kò tí ọ̀rọ̀ yóò títà bọ́ ẹ̀yẹ tó kọ tíra ó kàn ní kíkà dó báyìí so that's why àwọn tẹ́lẹ̀ nìkan jù tí a lè pé bóyá uh, àwọn ń dúkọ̀ àwọn kan ní halukọ ìyẹn mọ́ kà fúnra yẹn ni ìwé nǹkan mọ́ ń pọ̀ ń bẹ̀ tí nǹkan ìmọ̀ sọ tẹ́ẹ̀ bá ní question àlewà béèrè àbí kán kà á fún yàn kó kàn máa ṣe tọ̀ ilé ìlọ ilé ìtìlọ ilé ìtìlọ bọ̀ pé àwọn nǹkan kí mo túlẹ̀ ọ̀kan yóò padà súyàn ó ti rábì ẹ pé àti ìkàdé kan ti ń sọ àwọn yẹn gan ó ti ọwọ́ ni pé kọ̀ọ̀lùhù arrahmanir rahim ọ̀dà kí wọ́n ní ìtumọ̀ arrahmanir rahim wọ́n ní pé sọ àti parí bismillahi náà kí wọ́n ní arrahmanir rahim wọ́n ní pé kọ́ọ̀lá ibn jarir tani ibn jarir ẹ́ at wọ́n ní pé haddathani asariyu bin yahya so asariyu bin yahya ó sọ fún mi pé haddathana uthman bin zufar uthman bin zufar ó sọ fún wa pé sami'tu aruzami mo gbọ́ tí aruzami tó ń sọ pé arrahman bi jami'il khalqi warrahim bil mu'minin ẹtí níbi tí wọ́n fà ti yọ ọ̀tọ́ ti mú kìíní pé arrahman bi jami'i al khalqi والرحيم bil mu'minin tàbá ní جاء الرحمن arrahman kí ló túmọ̀ ó túmọ̀ pé òun ló máa ń kẹ́ gbogbo èèyàn àti pé ó jẹ́ kèfèrí ni o àti pé ó jẹ́ mùsùlùmí ni o as long as pé ó wà lára khalqullah wa hakikatan kullu shay'in àbí gbogbo nǹkan tó wà ó jẹ́ ìdá fún Allah subhanahu wa ta'ala so lọ́fún sọ pé al-alam ni kullu ma siwa Allahi alam gbogbo nǹkan tá a bá ti yọ alákùn bẹ́ẹ̀ alamu ni kọlùkù ló jẹ́ fún Allah subhanahu wa ta'ala ó ti àbí sọ ọlọ́run máa ń ṣe ìkẹ́ fún gbogbo tẹ́yẹ torí pé ó jẹ́ kí ó jẹ́ arahman sọdáàtà ó dákẹ́ ẹ̀ stọ́dí asmaullah táàfì mọ ọmọ nǹkan tọ́lọ̀ táàfì mọ Allah subhanahu táàfì mọ dáadáa nígbà ọlá pé a ti mọ̀ pé ó máa ń kẹ́ gbogbo ọlá pé a ti mọ̀ pé ó jẹ́ arahman láti mọ̀ pé ó máa ń kẹ́ gbogbo èèyàn ni kò ní surprise rẹ̀ tó bá rí pé kèfèrí kan wa mọ́tò orí pé kèfèrí kan jẹun tó lẹ́ ń gbádùn kò ní kò ní jẹ́ nǹkan tó máa tó máa jẹ́ bí kàyí fún yàn ráṣára torí pàtàkì pé ọlọ́run jẹ́ kí ni arahman tí wáyé pé ọlọ́run jẹ́ arahman ni àwọn kèfèrí wọn ní rí omi mú dájú ẹ̀gbẹ́ ọlọ́run jẹ́ arahman àwọn kèfèrí kódà atẹ́gùn táà mí wọn ní rí mí báyìí ọlọ́run jẹ́ arahman Eh, oúnjẹ tá à ń jẹ ah, wọ̀n ní oúnjẹ jẹ àtọ́bàkọ̀lá di mùsùlùmí bọ́lá kí ó jà rahman òun fi ń gbádùn ọ̀kan yìí ó tí àbí wọ́n ní pé kí wọ́n ní rahim wọ́n ní pé rahim bil mu'minin ó mọ́ wọn specially ní rahma fún àwọn tani àwọn mùmìní so rahma tọ́lọ́ ní pẹ̀lú àwọn mùmìní láti angu méjì rahman àti kini àti rahim àmọ́ àwọn kèfèrí wọ́n rí rahma látara kí ọlọ́run jẹ́ kí ni arahman nìkan ó tí àbí so arahman bi jami' al-khalq warrahim bil mu'minin yẹn tí àbí afáàlì kí wà sáàkọ̀ bí sanadihi so ibn jarir wa musa láti kan wá látọ̀dọ̀ abu sa'id yaani al-khudri qal qala rasulullah sallallahu alaihi wasallam anabi ni pé inna isa ibn maryam qala arrahman rahmanul akhirati wa duniya warrahim rahimul akhirah nǹkan tá máa ń sọ ó lẹ́rìí gbẹ́gbẹ́ kò lẹ́rìí ẹ wo hadith ní ṣùgbọ́n yìí wọ́n ní pé Isa bin Maryam ìgbà tó ń sọ pé arrahman wọ́n ní pé kí ni rahman rahmanul akhirati wa duniya òun ń ṣe rahman ní akhirah àti duniya rahman ó lè kan àwọn kèfèrí ní duniya àbí ó lè kàn kìfì ní dúníà àmọ́ kò ní kàn wọ́n ní àkírọ̀ ó tí àbí ọwá ní pé àwọn rahim rahimul àkírọ̀ so wọ́n mọ̀ ní rahma àwọn mùmìní wọ́n mọ̀ ní rahma ní àkírọ̀ ìyẹn tí àbí qala ibn qayyim rahimahullah wọ́n ní pé ibn ma'luhan ma'abuda náà kí lọ́sọ̀ mẹ́rin wọ́n ní pé ok níbi aṣọ wọ́n ní pé zakaro ibn adi fil kamil wa qala qala sheikh hadha hadith batil ok tó wọ́n ní pé hadithi eh, pé isa ní pé rahman al-akhir àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ní pé ìyẹn batil ló jẹ́ bí kò lọ even though ma'ana yìí ó jẹ́ kí ni ó wà lọ́dọ̀ àwọn sálàfì dáadáa ó ti àbí ma'ana yìí pé ó jẹ́ rahmanu yani adunia wal akhirah rahimul àti akhirah nìkan ó wà nǹkan tó pé ó wà wẹ́rù lọ́dọ̀ àwọn àwọn kílẹ̀ àwọn sáraf but pé lọ́tọ̀ lọ́dọ̀ ànẹ́bì tọ́ wọ́n ní pé ilé ìgbọ́dọ̀ mú ayé kò lọ ó ti àbí wọ́n ní pé qala ibn qayyim ibn qayyim ní pé wasmuhu allahu ta'ala dalun ala kaunihi ma'luhan ma'buda ya'lahuhu al-khalaiq mahabbata wa ta'azima wa khudu'a wa mafza'an ilayhi fil hawaj wan nawa'ib so ibn qayyim ní báyìí ó ní pé orúkọ Allah ó ń tọ́ka sí pé ọlọ́run jẹ́ màlúù ai màbúù nìkan tá a ń sìn gbogbo èèyàn ó máa ń sìn Allah subhanahu ta'ala ikhtiyaran aw mutarran tó pé ìrálẹ́sì gbogbo èèyàn ó ń sìn Allah subhanahu ta'ala ó wù àbí kò wù yóò máa sìn náà ni ó ti yé báwọn àmọ́ èwo ló bẹ́tà jù kí ẹ̀ sìn Allah willingly ikhtiyaron àwọn tó bá ṣe Allah forcefully ìwọ ló mọ̀ but tó bá ṣe Allah willingly òun ló dájú náà so wọ́n ní pé àwọn àwọn kọ̀láìk àwọn nǹkan tọ́nà ń dá wọ́n ṣe Allah mahabbatan nígbà míì mahabbatan torí wọ́n nífẹ̀ẹ́ Allah wa ta'dhiman àti wọ́n gbọ́nà wa khudu'an àti wọ́n ṣe wọ́n wọ́n wọ́n fún Allah subhanahu wa ta'ala wà mafza'an ilayhi kódà wọ́n máa ń sálọ sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala níbi hawa ìtìbí àwọn needs hajjá àti nawaib àti àwọn musiba ní pé nawaib jamu na iba ay musiba àwa ní pé dhalika mustalzimun li kamali rububiyyatihi wa rahmatihi almutadamminatayn li kamali al-mulki wal hamd wọ́n ní pé orúkọ yìí o ó necessitate kamal rubiya pé ọlọ́run ti kíni ọlọ́run jẹ́ ọlọ́run fún gbogbo èèyàn completely ó tún wá tọ́ka sí pé ọlọ́run tún wá ní rahma fún èèyàn completely torí pé àwọn orúkọ yìí orúkọ orúkọ Allah yìí àbí rubiya àti rahma ó kó sínú kamalul mulk pé kẹ́ẹ̀ ní kápá lónìí kan completely àti kíni àti hamdina àwọn ní pé wà ilahiyatuhu wà rububiyatuhu ورحمانيته وملكه مستلزم لجميع صفات كماله wọ́n ní pé gbogbo nǹkan tó sọ yìí báyìí pé ó jẹ́ rùbíyà ni àbí ọ̀rọ̀ rahma ni àbí ọ̀rọ̀ múlùkì ni gbogbo ó tọ́ka sí pípé gíní ọlọ́run ní sifatul kamal ọlọ́run pé if yastahilu thubutu dhalika liman laysa bihayy wala sami' ولا بصير ولا قادر ولا متكلم ولا فعال لما يريد ولا حكيم في أقواله وفعاله so wọ́n ní pé torí pé a lè fi nílẹ̀ pé ẹnìkan ní kamal níbi sifat a lè fi nílẹ̀ àyàfi kó ṣe pé ó jẹ́ hayyun ìyẹn tó ń sẹ̀mí ó tún wá ń jẹ́ sẹ̀míẹ̀ ó tún wá ń jẹ́ basir ó tún wá ń jẹ́ qadir ó tún wá ń jẹ́ mutakallim wọ́n fi ń ṣe náfíò kàlámù àwọn ahlul batil pé ọlọ́run yìí sọ̀rọ̀ bó lẹ́sẹ̀ fẹ́ sọ pé ọlọ́run pé dábàá tó pé kìí sọ̀rọ̀ ó tí àbí wọ́n ní pé wala fa'alin lima yurid pé bákan náà eléyìí náà láti takọ àwọn kíni àwọn yàní jabariya aw qadariya ó ti bá wọn pé àwọn èèyàn máa ń ṣe nǹkan kan without kí ọlọ́run kó mọ̀ sí eh, qadariya nìyẹn ó ti bá wọn ọlọ́run pé nǹkan ó mọ́ ṣẹlẹ̀ ọlọ́run dẹ̀ nífẹ̀ẹ́ sí ó ti àbí nǹkan ó ń ṣẹlẹ̀ ọlọ́run dẹ̀ nífẹ̀ẹ́ sí whereas ọlọ́run ó jẹ́ fa'al lima yurid àwọn ni pé kíni àwọn ni pé wala hakimin fi aqwali wa fa'ali ilé ìtakò àwọn kíni ọ̀rọ̀ àwọn jahmiya àti mu'tazila pé ọlọ́run lè ṣe kankan tí ò sí hikman bẹ́ẹ̀ ó ti àbí sọ́nà pé ọlọ́run lè ṣe kankan tí ò ní sí hikman bẹ́ẹ̀ ọlọ́run jẹ́ hakim tẹ́ bá ní pé ọlọ́run ṣe kankan tí ò sí hikman bẹ́ẹ̀ kò tọ́ka sí kamal tẹ́wá ní pé nǹkan kan ó ṣẹlẹ̀ ọlọ́run ní mọ̀sí kò tọ́ka sí kamal bóòl bóòl bóòl ni bóòl ni wọ́n ṣe kan ní dúníà Allah ọlọ́run dẹ̀ mọ̀sí ó tí àbí gbogbo ilé tọ́ka sí tẹ́ bá ṣe náfíà àwọn kìíní ẹ̀yìn ṣe náfíà kamal Allah àwọn ni àmì ni wọ́n wọ́n end up ní kíni nǹkan tó tún ju abú tó tó tún wọ́sì ju nǹkan tó rò bóyá wọ́n fẹ́ sá fún lọ ó tí àmì so wọ́n ní pé fasifatul jalal wal jamal akhosu bismillah wasifatul fi'l wal qudra wat tafarrud bóyá ní tí wọ́n wílẹ̀ ẹja kankan والتفرد بالدر والنفع والعطاء والمنع ونفوذ المشيئة وكمال القوة والتدبير أمر الخليقة أخص باسم الرب so wọ́n ní pé sifatu jalal ẹmọ́ mínú jalal kí ní jalal kínkà tóbi ayọ̀ azọ́mà waljamal wọ́n ní pé ìyẹn wà fún kẹlima kẹlima ismu Allah ó tí àbí àwọn ní pé ṣẹwárí àwọn sifatu pé bóyá à ń ṣe kankan ni àbí èyàn ní kúdúrọ̀ àbí òun nìkan ló lè ṣe aburú fúnyàn àbí òun nìkan ló lè àǹfààní fún yàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ní gbogbo eléyìí o ó wà àkọ́sù sí ismu arob so meaning that tá a bá fẹ́ ní jalal àbí jamal so àwọn lo kẹ́límà allah ya allah wọ́tá ipé nǹkan tó ní ṣe pẹ̀lú kúdrọ̀ nǹkan tó ní ṣe pẹ̀lú yàní madọ́rọ̀ àbí manfa'a ó ti bá wọn àmàlò kẹ́límà kí ni arob so dáadáa tá a bá allah subhanahu wa ta'ala ó bẹ́ta kí ni àmàlò kẹ́límà rọ́bù torí pé kí ni tàbí bèèrè bẹ́ẹ̀ afẹ́ bèèrè mọ́ fáà àbí àbí afẹ́ gbé aburú lọ àbí so ya rob ya rob onáà wà níbi hadith yẹn wà mọ̀ tọ́ámù haram àti bẹ́ẹ̀ wà ní pé ya rob ya rob ó fẹ́ bèèrè kankan ní àbí ló fi lo kẹ́límà rọ́bù so gbogbo kúdúrọ̀ gbogbo ọ̀rọ̀ kúdúrọ̀ àti dúró àti bẹ́ẹ̀ lọ ó ní tààlùkù mọ́ kẹ́límà àrọ́bù ju bó ṣe ní tààlùkù mọ́ Allah ó tí àbí afáà ní pé wàsífàtùl ihsan والجود والبر والحنان والرأفة واللطف أخص باسم الرحمن dáwó da kéèyàn mọ kéèyàn mọ sọ́jà orúkọ Allah so tá a bá fẹ́ tá a bá ti ń ṣe dùá á mọ nǹkan tá a mọ lò ó ti àbí tá a bá ti ń ṣe dùá nísìnyí báyìí tó bá pé nǹkan tó nídìí ọ̀rọ̀ ọ̀rọ̀ ihsan kan ṣe ihsan tiyan àbí kéèyàn ṣe jud àbí kéèyàn ṣe biru yàní dáadáa àbí ọ̀rọ̀ hanan kéèyàn bíi kí ni hanan ní Yorùbá Uh, uh, bi affection ìbò ni ìbò mo tẹ́lẹ̀ <laughs> so àbí ọ̀rọ̀ rọ́fà ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìyẹn ní ti pẹ̀lú rahman bẹ́ẹ̀ yẹn ti kó sí wàhálà kan ìyẹn dẹ̀ ní di rahman ó ti bá wọn àbí ìyẹn ní di lutfu àbí ìyẹn ní di rọ́fà gbogbo ilé ìpadà sí yàní kẹ́límà rahman so kẹ́límà sọ pé ayá ah, rahman ultuf bi ó ti bá wọn so wọ́n ní pé wà qala rahimahullah aidan níbòmí ó ní pé arrahman dalun على صفة القائمة به سبحانه والرحيم دال على تعلقه بالمرحوم so rahman ó ń tọ́ka sí sífà tó pé ó wà pẹ̀lú Allah yóò dẹ̀ wà pẹ̀lú Allah subhanahu wa ta'ala lọ ó ti bá wọn wáyé rahim èyàn ní tààlùkù mọ́ àwọn èèyàn tí wọ́n ṣe kíni tán ní rahma fún so rahman bí pé kẹlima zatiya rahim kẹlima fi'liya ó ti àbí náà so yarhamu man sha' wa mata sha wa haythu sha ó tí àbí náà bọ̀ rahman wọ́n ni pé kánà zu rahman eh, kánà zu rahma wa la yazalu za rahma ó tí àbí náà wọ́n ni pé eh, eh, wa idha ratta fahma hadha fata'ammal qawla ta'ala wọ́n ni pé tẹ́yìn bá fẹ́ mọ̀ yàní ah, ẹ̀yìn fẹ́ understand nǹkan tá nísìn pé kẹ́yìn wàkánà bìlmùmìnínà rọ̀hìmà ọlọ́run ní kẹ́límà rọ̀hìm pẹ̀lú kíni pẹ̀lú àwọn mùmìnì wọ́n ní pé innahu bihim lara'ufun rọ̀hìm walam yaji qatun eh, rahmanu bihim ẹ̀ lè rí ẹni wẹ̀ tọ́lọ́run ló kẹ́límà rahman bihim àmọ́ ẹ̀ mọ̀ rí rọ̀hìm bihim wàhákàdà àwọn inna asma arọ́bì mo fẹ́ ka parí ilé yìí insha Allah ta'ala madrid ibrahim wọ́n ní pé inna asma arọ́bì ta'ala hiya asma umanu'ud wọ́n ní pé àwọn orúkọ allah subhanahu wa ta'ala wọ́n ní pé asma náà jẹ́ orúkọ náà ni wọ́n tún máa ń jẹ́ nu'ud náà kí nu'ud orúkọ tó ṣe pé ó ní túmọ̀ kan tá a fẹ́ fàyọkún bẹ́ẹ̀ fa innaha dalatun ala sifati kamalihi wọ́n ní pé ó ń tọ́ka sí àwọn sifati tó ń tọ́ka sí pé ọlọ́run pé fala tanafiya fiha bayna al-alamiyya wal-wasfiyya wọ́n ní pé tàbá sọ pé àwọn orúkọ yìí alam ló jẹ́ kò wá tako pé ó tún wá jẹ́ wasfu náà torí pé àwọn jahamiya wọ́n fẹ́ sọ pé ọlọ́run kàn jẹ́ yàní rahman bila bila rahma sami bila sama so sami yẹn ó kàn jẹ́ alam ni that is ó kàn jẹ́ orúkọ ni àmọ́ sífà tó wà ń bẹ̀ kò sí ń bẹ̀ ó ti àbí so àwọn orúkọ yìí asima náà jẹ́ orúkọ náà jẹ́ wọ́n tó wá jẹ́ nùrùtù náà kí yìí nùrùtù bẹ̀ láti sifat torí pé nùrùtù jẹ́ mú náàt wà náàt sifa ó tí àbí afá ní pé farrahman ismuhu ta'ala wa wasfuhu so kelima rahman ó jẹ́ ismun ó tún wá jẹ́ wasfu at the same time ó jẹ́ ismun tó wá jẹ́ sifa fún Allah subhanahu wa ta'ala afá ní pé famin járọ tabi'an lismillah wọ́n ní pé láti angu pé ó jẹ́ sífà yóò mọ̀ wá gẹ́gẹ́ bí tabi'un gbogbo ilé ọ̀rọ̀ ọ̀rọ̀ lúgọ̀gbà àwọn kìíní yóò mọ̀ jẹ́ tabi'un fún kìíní fún allah kalima allah wa min haythu huwa ismun warada fil qur'an ghayru tabi' àmọ́ níbo mi tó bá fẹ́ wá pé orúkọ ọ̀gá ló jẹ́ ẹ mọ̀ níbi kò ní jẹ́ tabi' tó tẹ́ bá ti rí pé ó wá as tabi'un fún kalima allah yóò mọ̀ jẹ́ kìíní yóò mọ̀ jẹ́ washful bẹ́yẹn ọ̀rọ̀ ìbùkọ́ ibi ilé yóò yóò mọ̀ jẹ́ kíni yóò mọ̀ jẹ́ washful bẹ́yẹn wọ̀tá ikú kàn dágbó tó wá fúnra rẹ̀ yóò mọ̀ jẹ́ kíni ismu ní bẹ́yẹn ó tí àbí wọ́n ni pé bal wurudul ismi al'alam kakọ́wùlìhí arrahmanu alal arshistawa tó ní báyìí ó wá kíni ó wá gẹ́gẹ́ bí ismu ni àmọ́ níbòmí bismillahi arrahmani níbẹ̀ yóò wá ní kíni wasfun ó tí àrí afá ni pé intaha mulakhasa so wọ́n summarize nǹkan tí olùkọ́ yìí sọ wáyé lá ó sì pọ̀ jù báyìí lọ ṣùgbọ́n òkú bẹ́yà kẹrin dúró báyìí so gbogbo eléyìí ẹ̀rùn pé ìráyẹ̀tì àti ìbẹ̀rẹ̀ kìtàbù tawhid báyìí a sì ń ṣe ọ̀rọ̀ lúgọ̀ inshallah padà sọ̀rọ̀ kìtàbù tawhid after this speech tafẹ́ka yìí yóò wá bẹ́ẹ̀ pé kìtàbù tawhid inshallah so question wa so bẹ́yà ká summarize nǹkan tá a sọ so so ká mọ̀ nǹkan tá a kọ́ lónìí kí ni nǹkan tá a kọ́ lónìí òun náà ni pé bá hmm, bá ó jẹ́ níbi bá tó wà níbi bísímìlá wọ́n lò fún kí ni alìmọ̀sọ́ haba àti alìsíhánà pé pẹ̀lú àbí mò ń lo orúkọ Allah ó ti àbí so aláàkọ́ nìyẹn àwọn níbi kẹ́límà ismu fúnra rẹ̀ ó túnmọ̀ kí ni asòmúwó wàlàlámà ayẹyẹ ni wàlwasmu wal that is i al'uluwu wal'alama tó yí gbogbo nǹkan tá bá ti fún lórúkọ àti kíni àti raise status rẹ̀ sùmúwù nìyẹn bákan náà àti fún ní alama àti fún ní sign alama nìyẹn ó ti àbí so kẹlima ismu láti bo láti sama àbí wasama ó ti àbí sama yasmu àbí wasama uh, yani yasimu ó ti àbí wasama yasimu wasman naam dẹ̀lẹ́yìn yẹn ní tàwà sọ náà ní kí ni kẹ́límà allah ta ní pé kẹ́límà allah wọ́n yọ láti bo láti ìlà alìlà wọ́n wá yọ hamza ikú ń bẹ̀ ó wá di allahu ó ti àbí wá di kí allahu àwọn ní pé kí wá ní mí ní allah a ní pé kí láti aliha ya alahu bí mánà abada ya abudu àwọn mú àwọn àtha láti ibn abbas tó lọ́ka sí pé àníṣẹ́ kẹ́límà yóò tọ́ka síbẹ̀ a tún wọ́n mú orin kan láti rúkbà bin ajaj a tó ń tọ́ka sí pé kẹ́límà ta'allaha bí mára kí ni ta'abbada tó ní pé lillahi darul goniyatil muddahi sabbahna wastarja'na min ta'alluhi lẹ́yìn yẹn kí la ṣe àwa dárúkọ àwọn kọ̀sọ́ ìṣòwà fún orúkọ allah ó ti wọ́n náà ní ibùkọ́ ìlú sọ́mbẹ̀ẹ́ ẹ pé wà bí i hakọ́tì hakọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó sọ lẹ́yìn ẹ̀kí làwá ṣe àwa daru àwa yàní àwa ṣe tafsir kẹ́límà arrahman rahim ta ní pé arrahman ó jẹ́ kíni ó jẹ́ rahmanu adúníyà wal akhirah even though hadith tó mú àgàgà ní pé kìí ṣe hadith tó rinlẹ̀ àmọ́ máàna rẹ̀ ó correct ó ti yẹ ní pé wà rahim rahimu kíni ẹ́ eh? al akhirah nìkan so arrahman pẹ̀lú kèfèrí àti kíni mùmìní arrahim pẹ̀lú kíni mùmìní nìkan náà ni ó ti rí so nǹkan tá a sọ nìyẹn insomni lónìí ṣọ́ta ala tó bá ti di next week a bẹ̀rẹ̀ pẹ̀lú kẹlima alhamdulillahi rabbil alamin ó ti tó dẹ́ bá rántí gbàtà nǹka a ní pé níbi nuskọ̀ kan níbi nuskọ̀ kan one version fún kitabu tawhid ó ní pé òun rí tí sheikh kọ pẹ̀lú kọ́tùn wọn sheikh muhammad abdul wahab ó kọ alhamdulilah níbẹ̀ àmọ́ èyí tó wà lọ́dọ̀ wa kò sí hamdu rẹ̀ ó kàn bísímọ̀ nìkan ló wà ń bẹ àbí but ọlá pé kọ́tù tó wà lọ́dọ̀ wọn eh, nọ́sùkọ́ tó wà lọ́dọ̀ wọn ó ní alhamdu yóò ṣàlàyé hamdu fún àìṣọ́ ta'ala ó ti àbí so how can they inshallah sí question wa tó wà sí question ẹ̀dá àdúrà inshallah ta'ala assalamu alaikum wa rahmatullahi wa barakatuh